الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد <clears throat> صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد أدعوكم الله سبحانه وتعالى حديثي يتي أمرني إن شاء الله òun náà ni hadithu ibn umar àti yawa aisha radiyallahu anhuma ani annabi muhammad sallallahu alaihi wasallam sọ wípé inna bilalan yu'adhdhinu bilaylin فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم وكان رجلا أعمى لا ينادي حتى يقال له asbahta as, asbahta muttafaqun alayhi wa fi akhirihi idraj hadith eléyìí oni hadith iti amu díẹ̀ yewu nbe lana a de mú pé nínú àwọn nǹkan tí a rí jawazu ipe ni tó bá jẹ́ afọ́jú ipe o lè pè mú because yóò rẹni tí ó sọ fún pé asbahta asbahta ó yá ti mọ́ ilẹ̀ ti mọ́ wù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni istibabu kí ẹ ma lo mu'adhdhin méjì but kó ní kálùkù ti wà mashhur pé ìrun eléyìí ni ma ń pè ìrun eléyìí ni ẹni yìí ma ń pè so táwọn yẹn bá ti gbọ́ ìrun pípé lágbájá wọ́n ti ma ń ókè ókè ìrun àkọ́kọ́ lélẹ̀ pàápàá jùlọ níbi ìrun salatu subh ó oh, ta ní pé òun ókè àfáà yìí ní pé òun ókè ìtumọ̀ ní pé a sì lè ma jẹun but ma ti gbọ́ ohun pípẹ́ ẹlẹ́ẹ̀kejì ká ta ló pè orin lágbájá ohun ìtumẹ̀ ni ó pé ẹ̀hùn bó ṣe mẹ́sẹ̀ ìrìnlẹ̀ ẹlẹ́yà nípa Muhammad sallallahu alaihi wasallam ti ibn Ummi Maktum tí ó pè orin ẹlẹ́ẹ̀kejì tí Bilal wọ́n pè wọn alákọ̀ọ́kọ́ <clears throat> nínú ahadith tó yẹ káwọ́ náà ni hadith ibn Umar ألا إن العبد نام رواه أبو داود وهو صحيح نعم حديثه كان بصححه الشيخ الألباني رحمه الله تعالى من وقت علمنا حديث يعني يقول يدل الحديث على أن الأذان لصلاة الصبح لا يصح إلا بعد طلوع الفجر وأن المؤذن إذا أخطأ فأذن قبل الصبح عليه أن يعود فينبه الناس إلى خطئه وهذا وقع لبلال لما أذن قبل الصبح ilé ìtọ́ka lórí pé kò tọ́ kíyàn pé irun before kí àsìkò rẹ̀ tó wọlé kò tọ́ kíyàn pé irun before kí àsìkò rẹ̀ tó wọlé ó dẹ̀ níbi irun pípé hadithi ìtàkà yí pé Bilal nígbàtí wọ́n pé irun before alfajr kí wọ́n kán wá lọ tún sọ níbi kán padà kán lọ parí bọ́ sí parí pé òun yẹnẹ́ pé ala innal abda naam ẹ̀dàkùn ọ̀yìn yẹn tẹ́ ti gbọ́wọ́ mo sùn gbàgbé ní o so kí wọ́n kí wọ́n ké fáwọn èèyàn kájẹ́ káwọn èèyàn mọ̀ yí pé àṣìṣe في أن الأذان لا يصح إلا بعد دخول الوقت ومن ذلك صلاة الصبح فلا يؤذن يؤذن لها قبل وقتها بطلوع الفجر نلو أن يعني جمهور العلماء ومنهم الأئمة الثلاثة أجازوا الأذان لصلاة الصبح قبل طلوع الفجر وحملوا هذا الحديث على أنه وقع قبل أن يشرع الأذان الأول لصلاة الصبح أما إلي يقول أو جمهور العلماء àwọn wà lórí wípé ayé àwọn ni àwọn àìmọ̀tò thalatha dúnà àbí hanifa lórí wípé eléyìí ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ kan tó ṣe àdánilẹ̀ kejì lófin ni ìtumọ̀ rẹ̀ ni wípé tó bá jẹ́ ìwọn ṣubhi èyàn ó ti pé so ألا كرنب إذا لم يمكن حمل هذا الحديث على أحد المهام الوجيهة فإنه لا يقوم أحاديث صحيحة التي تجيز الأذان لصلاة الصبح من الليل ومنها الأحاديث المتقدم ذكره أتدقى وكيل النبي لا أن أحدكم أذان بلال من سهوره فإنه يؤذن بليل شاري احتمال إليك جي هنا لو قرنتي ونبين because ihtimal alákọ̀ọ́kọ́ yọ ma túnmọ̀ lọ sí wípé èyí ò lè pé ìwọ̀n ṣúbìhì náà before tí àfitásíkò rẹ̀ gẹ́gẹ́gẹ́ bá tó wọlé but in tó súnmọ́ jù ní pé eléyìí before ká tó ṣe ìwọ̀n ṣúbìhì ní méjì ká tó pípì rẹ̀ ní méjì because àwọn ahadith ń bẹ bá mú tó lálàáfíà ní Sahih Bukhari àti Muslim ní pé Ànábì ní pé la yamna'anna ahadukum má jẹ́ kí òun Bilal ti ń pè má jẹ́ kó dá ọdún níbi má jẹ́ sàárì tẹ́ o má jẹ́ sàárì tó bá kí Bilal ló pè òun wo má jẹ́ lọ wo fa innahu yu'adhdhinu bil-layl òru ló mọ́ tètè pè òun tiẹ̀ ayé táìmù tí al-fajr al-kadhib ó sì wà ń ta so má jẹ́ kí wá torí pé mo ti gbọ́ pé Bilal ti pè òun kó wá stop sí ní má jẹun ìtumọ̀ ni pé àsìkò súbú yóò dẹ̀ ti wọlé tó dẹ̀ ti pè òun yẹn àsìkò súbú yóò ti wọlé nítorí fájù méjì al-fajru fajran alfajirul kadhib alfajirul sadiq so ìtumọ̀ rẹ̀ ni wípé alfajiru àkọ́kọ́ ni bilal ma ń pè wọ́n fún ibn ummi maktum ni ma ń pè wọ́n fún alfajiru ẹlẹ́ẹ̀kejì tí òun gangan bá ti wọlé ìtumọ̀ rẹ̀ ní pé tó má ti pè wọ́n ẹlẹ́ẹ̀kejì ìrun súbíhì ìṣẹ̀ṣẹ̀ wọlé nù so rí wọn pípẹ́ alákọ́kọ́ ìrun súbíhì ti wọlé o tó bá kí òun gbà náà lọ́run tó bá kí òun súbíhì èyàn kàn sí lásán ni èyàn ò kí àti bẹ́ẹ̀ ni hadith yìí tàti kà sí ẹ̀yìn so summary summary masala ilé ni wípé kínágbé tẹ́lẹ̀ òun ni wípé kíyàn mọ́ pé ìhun àbíkánikó wà specific fún asubuhi, ìpé gbogbo ohun yòókù yóò lè pé tásìkò bá ti wọlé tẹ́lẹ̀ náà tásìkò zúrù bá ti wọlé tí zawalu shamsu bá ti ṣẹlẹ̀ o lè pé o sáà lè pé wọn zúrù kalẹ̀ ní ìsinmi aha ìrun asiri tí fílù ṣe yí tí ó bá ti di mithlahu ṣe bá yàbí ayé tí ó mọ́ tọ́ka lórí òwúrújú wípé ìrun zúrì ti lọ ẹ̀kà ní pé ìrun zúrì tí òjìjí nǹkan bá ti tó bá ti di dédé rẹ̀ zúrì ti lọ́nu lójú ẹsẹ̀ asìrù ti ṣe kíni ó ti wọlé tó jìjí nǹkan bá ti di méjì rẹ̀ mithlehi àsìkò asìrù ti wọlé àsìkò magrib ti wọlé nù gbogbo àwọn àsìkò yìí náà láti yanjú sí ọwọ́ ẹ̀yìn gbogbo àwọn eléyìí kọ́ kíní ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ká tó pè àwọn èèyàn wá kí ìrun gẹ́gẹ́ kódà tó fi mọ́ magrib ẹ̀pẹ̀ àwọn èèyàn kan wá kí ìrun ẹ̀dẹ̀ lọ lára díẹ̀ kìí ṣe pé èèyàn pè òun lójú ẹsẹ̀ náà lè yóò ṣe ẹ̀kọ́ ọmọ èèyàn lọ wọn ìlà after bí àwọn èèyàn ti gádà tẹ́lẹ̀ ó yá pẹ̀lú gbogbogbòrún ọyẹ jíká kí ìrun ókè ó nínú gbó ṣé èèyàn lè ṣé ó nídìí kí èèyàn pè òun náà ni

èyàn mẹ́rin èyàn márùn lẹ́jọ́ sí ìrìn àjò èyàn tó bá jẹ́ àmì ìrùsáfàr gẹ́bà ìsọ tí ìbá fẹ́ ṣe ìrìn àjò tó bá jẹ́ pé ìrìn àjò ní kíní ẹ ó yẹ kí èyàn ní ẹnìkẹ́ tí ó jẹ́ àmì ìrùsáfàr òun ni ó jẹ́ àmì olùwà lórí ìrìn àjò yìí gẹ́bà nàbí ṣe sọ pé tẹ́yìn mẹ́ta bá sí ìrìn àjò ẹmẹ́nìkan ni kó jẹ́ àmì òun wà in yóò dẹ̀ kírun fún yín ẹ̀dẹ̀ ma bá ìrìnàjò yìí lọ àfi tó bá yà yẹn lómi kò yá kírun fún yín tó ti pé èyàn gbọ́dọ̀ òbí èyàn níbi máa sí tó bá níbi káwà lọ sí ọlọ́run à ní tẹ̀lé mẹ́ innama ta'atu fil ma'ruf aw bil ma'ruf ibi tí yẹn ti máa ń tẹ̀lé yẹn nìkan oní a kọ̀tọ́ kí yẹn tẹ̀lé yẹn níbi tó bá ní ká sẹ́lọ́ ọba nínú àdìs àti mú bínú àdìs àbí sa'id al-khudri radiyallahu anhu qala rasulullah sallallahu alaihi wasallam idha sami'tum an-nidaa faqulu mithla ma yaqulu al-mu'adhdhin muttafaqun وللبخاري من آه، عن معاوية رضي الله عنه مثله ولمسلم عن عمر رضي الله عنه في فل القول كما يقول المؤذن كلمة كلمة سوى الحيعلتين فيقول لا حول ولا قوة إلا بالله إليه يقوى نقبال حديث يقوى نقبال تي أقول لك واتي بدو متلي ناني ونقبي تي آه، مؤذن لا داني باتي يقبي ẹ máa sọ orú nǹkan tí mọ̀ázínú yẹn náà sọ tó bá ní Allahu akbar Allahu akbar ẹ̀yìn ẹ̀sọ Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ẹ̀yìn ẹ̀ rìpítì àyàfi níbi àwọn hayya ala tayin níbi àwọn hayya ala salah ẹ ma ní la hawla wala quwwata illa billah hayya ala al-falah la hawla wala quwwata illa billah Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar gbogbo tí mo adínú bá ti ń sọ ẹ̀yìn ẹ̀ mọ̀ sọ láàfẹ́ fún mọ́ sọ wípé ó láwọn ìbàdá tí mo tọ́ṣe pé tó bá forí gbára mọ́ ó yẹ kó kọ̀dámà èyí tó ní tí àsìkò rẹ̀ wà specific mẹ́sàlá mú ń ka Kùránì lọ́wọ́ ó wá ń pè rún ó yẹ kíkọ́kọ́ pọ́sì ní because ìbádà kan wà tó yẹ kó ṣe yes kìí ṣe wájib but musulmi ń fojú kéré ìbádà pé kìí ṣe wájib gbogbo ìbádà ó máa sọ gbogbo ẹ̀ká kí n pé eh kò gbúdọ̀ fòmíhùn ó yẹ báyìí àbí so bí ó ṣe ń ka Kùránì lọ́wọ́ kan ma wí nǹkan tí mu'adhdhin ń wíhun ó bá tún wí tán tún gbé Qur'an padà tún continue sí ma kò díra lọ́wọ́ oyé bá yà àbí ó kéré tàbí ó kéré tí ó fi pẹ̀rún tún lísìn sí kò tó fi rántí ọlọ́wọ́ bá kò dẹ̀ ma wí irú nǹkan tí wọ́n sọ yẹn kọ́ èyí ó ma ní ládá nínú tàbí nínú yes kìí ṣe wájib mustahabu ni musulmi dẹ̀ ni èyàn mọ́ wá gbogbo àwọn ibi tí fàdọ́ ìrọ̀bá wà ní ìpẹ́ sí eh, dandan wá kọ́ ní gbára fi tí dandan nílẹ̀ sáàsí in tí ó dá ní ẹ̀ nínú ẹni pé níbi hayya ala sọ́lá èyí ó sọ in tí wọ́n máa sọ nínú àwọn kọ́tọ̀ tó wọ́n mọ̀ṣùgbọ́ tàbílọ̀ mójútó o ní pé tán máa pè òun tán kí ẹ̀ tó wá máa wí àwọn nǹkan míì àwọn ó tẹ̀ tó tẹ́ bá ṣe ẹ̀kọ́ mà tẹ́ kẹma ẹkàn gbọ́ tí mọ̀hádìnú ṣe ìkọ́mọ̀ tàbí ìgbà ìgbà láàmù sáṣí mi ẹkàn gbáhùn bí jùmlà bí tẹ́lú kẹtẹ̀ ní kan báyìí ni kí lẹ́ ń sọ ara kí lẹ́ ń wí gangangangangan kí ní bí ó gbogbo kí ní ọkọ̀ wù àdádálẹ̀ nínú ẹ̀ ni ok ó yẹ ká mention ó wà níwájú inṣáàlá nípa nǹkan tí ó yẹ ká sọ tí wọ́n bá pẹ̀ òǹtà inṣáàlá hadith yìí tó kàn ní hadith Uthman ibn Abil As radiyallahu anhu kìí ṣe Uthman bin Affan Uthman bin Abil As àwọn sahaba náà wọ́n ya Rasulallah ij'alni imama qaumi faqala anta imamuhum waqtadi bi as bi بأضعفهم واتخذ مؤذنا لا يأخذ على أذانه أجرا أخرجه الخمسة وحسنه الترمذي وصححه الحاكم حديثي wọ́n ni pé Uthman bin abdullahi wọ́n sọ fún ànábì pé òjíṣẹ́ ọlọ́ọ̀bá fi mí ṣe ìmáàmù àwọn èèyàn ní kí ma kírun fún wọn bẹ́ ànábì ni pé ìwọ ni ìmáàmù wa wà mọ́ sí kí ni o waqtadi bi ad'afihi mójútó àwọn tó bá wíkì ní wọn àwọn tí wọ́n lè pẹ́jù lórí ìrun mójútó àwọn tí wọ́n lè pẹ́jù ní orí ìrun ayé ma wò wọ́n ma pá ẹni yìí pẹ́lá tó fẹ́ ma ẹni àwọn nìkáàtù pé wọ́n strong kí ó lè nàró 2 hours yá mọ̀ kọ̀plé wípé ìwé tí ń gúnjú ìwé e, igi kí ni gan ṣe kí ìwé yìí kọ̀ náà ń sọ àwọn kọ́ àti pé genuinely they are not strong enough mójútó hálù wọn ṣe ibá yà bí wà tẹ́kìdì mọ̀ adìnà láyá kúdó aláàdá ní àjọ wà mẹ́nìkan tí ma pè wọn kò sí gbọ́dọ̀ gbówó ń ápùn ìbú fáwọn ìbàdáàt tó fi mọ́ ìmáàmà káàtọ̀ fi mọ́ ọ̀tọ̀ bàgá oúnjẹ kútùbà fáwọn èèyàn gbíwọ ìgbó fún in pé ìmọ̀ṣẹ̀ kútùbà fún yí ìmọ̀gbà kìnnìkan kìnnìkan per month àbí ìmọ̀gbà kìnnìkan kìnnìkan reasons tó bá yà deep tó bá yà wà nígbà ah, ah bóyá ni ah kò wá sí àfi ẹni yóò sá kò sí tí ó jẹ ẹ̀rùn jẹ fún àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́dí gbọ́ pé a standard kìníkà kìníkà o imam a salary imam salary mu'adhin salary igba sáwọn òkírùn tó fi fún wọn salary àbí salary àwọn tán tó sí sáfún alákọ̀ọ́kọ́ so wàláwàlá la yu'khadh al-ajru aliyah ó wá ní kàtẹ́ pé khilafu wà mẹ́ lórí ta'limun nas àbí at àwọn kọ́ ni pé wọ́n ní kò tọ́kí yẹn gba ọkúnlẹ̀ àfàmà mọ́ bábí ọ̀nà ibi àwọn kútùbù al ní pé la yajuzu akhdhul ajri ala tahdith kò tọ́kí yẹn gba owó ọ̀yà fún pé yẹn narí tahdith fáwẹ̀ ẹni àfitọ́ akíbí akíní o ẹni ẹ bá jẹ́ zu hajatin masisa ó bá jẹ́ ẹni tó ní hajá kò kódà kò lè kákí kankan fún yín bí ò sí tó fẹ́ sí so yẹ báyìí àbí but masala yẹn in tó gba kíyàn wà careful pẹ̀lú àárín yẹn ni nínú tàbí hadithi ni pé qadima ala an-nabi fil madina wa wafdu thaqif wọ́n ni wafdu thaqif àwọn tribe kanáà ní thaqif wafdu wọn emissary wọn wọ́n wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wa qadimina min at-Ta'if àti Ta'if náà ti wá Ta'if ló wà lẹ́gbẹ̀ Makkah Ta'if ní lútà ní bí lọ ń gbáhun láti ubaligha qawmi da'wa wọ́n fi òkú wẹ́kọ̀mà nígbà Muhammad ní sallallahu alaihi wasallam débi pé bàtà rọ́bà tánàbí wọ́ tẹ bá fún báyìí ẹ̀jẹ́ ó sì máa dànú rẹ̀ ibi tí ó kó gbà nẹ́bí ní sallallahu alaihi wasallam kí náà ń gbé pé káfíwọ́lẹ̀ fa innahum qawmun la ya'lamun أو قد يأتي منهم أو من أصلابهم من يقول لا إله إلا الله وسيسي كقد أغنوا ويني أنتو قد مسألة لا إله إلا الله وهم موجودون اليوم يقولون لا إله إلا الله إن باي طائف باي دو مسلمين أولي فلا تلك كفرين به تيمون إن لا إله إلا الله سيبا يابي سو المهم أولي بي أو يبقى أولا تبين وابا إسلام فراوة الله أكبر ní sanata 9 min al-hijra ní fẹ́kífì ní ọdún ẹlẹ́kẹ̀ẹ́sẹ̀ lẹ́yìn hijira ni فضرب لهم النبي صلى الله عليه وسلم في في قبة في ناهية المسجد النبي واسيتي قبة كالي لناهية المسجد بتنت كان ليسمع القرآن كان يبقى القرآن وكان معهم عثمان بن أبي العاص الثقفي عثمان بن أبي العاص الثقفي هنا ونوى وهو أصغرهم سنة أمسلوا كرجوا ولجوري فكان في تلك الفترة يلازم النبي أما لا واسكوا يو أو من كيف أولو كرجوا amma mun ń tí annabi man ke kon tí ẹ̀ wà yẹ̀stẹ̀kiri alquran annabi man ma ń kọ́ ní Qur'an òun ti ma Qur'an tí ẹ̀ fa ṣe shay'an kathiran min alquran quran ó ti ha tó pọ̀ alquran Qur'an kana a'lamu bi kitabillahi wa sunnati rasulih sallallahu alaihi wasallam un lu wan ní mọ̀jù nínú wọn pa Qur'an àti sunna falamma ra'a annabi nabi sallallahu alaihi wasallam hirsahu ala alkhair wa salahahu ja'alahu amiran alaihim wa ala taif bàtánà gbáríká ọmọ yìí ló ṣe jù nínú wọn ànábì wá fi ṣe àmírù àwọn ara tọ́ ìfẹ̀yìn ara tọ́ ìfò àfà kékeré ni olórí nínú ẹni tọ́lábà mìíràn nabi sallallahu alaihi wasallam yakuna imaman li qawmihi fi salah faja'alahu imaman faqala anta imamuhum waqtadi bi ta'ati ìwọ́gẹ́ ni imamu already kí ni di ìdí ni wípé natahawara a'lamul qawm a mọ̀ wo ta ló nímọ̀ jù nípa ìgbàtí pé Khalid bin al-Walid òun ló nímọ̀ jù nípa ogun jíjà Ànábì ò wá rò pé àwọn Umaru ti wà nínú Islam láti bẹ̀rẹ̀ Ànábì wá mú Khalid tó ṣẹ̀ṣẹ̀ bá Islam láìpẹ́ Ànábì wá fi ṣe olórí àwọn ọmọ ogun òun ló wá di greatest general in the history kódà kò tí sí ẹnìkan tó jẹ́ general ní gbogbo history ayé ni o tó dàbí Khalid bin al-Walid àwọn yòókù wọ́n láàrin time díẹ̀ láàrin táìmù tẹ́bá madú ogun tí kọ́dì ìyá kò fẹ́ lùsù ogun kan tó má fẹ́ yan amọ́n pé oyè kan ní field marshal láìtàwà lé ní wọ́n fi kọ́dì ìjẹ́ ológun wọ́n kọ́kọ́ kọ́ field marshal jọ wọ́n wà fi kọ́dì ìjẹ́ olórí wọn over field marshal àwọn eléyìí gbà tó yá kódà àfáà mọ́ sọ pé bóyá torí ìdí tí mọ́gùn padà fi yọ́ ni tó gbà kan tó pé mọ́gùn yọ tó àwọn yẹ́ fẹ́ mọ́gùn bí i kọ́lìdì gangan ní win kìí sẹ́wọ́ kìí sọ́lọ́run mọ́ ó gbọ́nà bẹ́ẹ̀ pé ah holiday yìí òun ni tó bá ti kí holiday lójú ogun báyìí <laughs> tẹ̀ṣíjì ohun gbogbo wọn kọ̀kọ́ wúná kó náà tó gbọ́n ti wíkẹ̀ tó lè dàmú nítàlùkù mú ìdàpadà wọn bọ́ sọ́dọ̀ àwọn ọ̀tá nìyẹn pé holiday ti dé àbí ó yá yá ká mọ́ lọ ní ẹkùn sí tí ó ṣẹlẹ̀ kódà holiday ń kọ́ ni general ogun ṣe ìpáwọn general àwọn ogun yòókù a mọ́ ń sásẹ́bẹ̀ tẹ́ǹtì lẹ́yìn lọ́wọ́ ní ẹ̀yìn ogun ni àwọn àwọn olóyà wọ́lọ́bá holiday odò síwájú kọ́kọ́ mọ́ ń pa àwọn èèyàn Khalid ó sì wà níbẹ̀ lọ Khalid bin Walid nígbà tí níbi pé ní ìdẹ́lú lè ṣe òun náà yóò bọ́ sí bẹ́ẹ̀ tó ti pàwọ̀ lómi àtẹ́jù lọ ọlọ́jọ́ orí wọ́n jùlọ fi àtàkọ́dọ̀ kí lànàbí wá ṣe ànàbí wá yọ eh, Umaru wá yọ Khalid ó wá fi Abu Ubaida Amir bin al-Jarrah àbí amir hadin umma ó wá fi sí in charge later wọ́n because Koko kọ́kọ́ ni pé káfí mísí kọ́kọ́ ni pé kí kíní ìsẹ́kíní kọlọ̀ but annabi ma mọ̀ yọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ láwọn example mi tàtún wáyé pé annabi sallallahu alaihi wasallam Dim, al Aula, al Aula, na annabi ma wù ta ni ó benefit àwọn musulmi jù bí kíní kí n ti pé èmi mo wá òbó èmi ló ẹ̀kẹ́ gbé síbẹ̀ rárá ta ni ó sàǹfàní jù fún ló jẹ́ pé tán bá gbé ọ sípò kan kò nídìí kẹyẹ bínú kò dẹ̀ nídìí kẹyẹ bànújẹ́ mọ̀ pé wo èèyàn tó yá dáa jù sínú ọ̀nà ti gbé síbẹ̀ wọn bá kókó ni pé kí nǹkan ti mọ́ ṣe kí development náà là ń wá fún ẹ̀sìn Islam ṣùgbọ́n náà wípé lè ló kéré jù asgọ́rù lukhom wa huwa a'lamuhum ja'alahu imaman alayhim wa amira nínú ẹni pé hadha talab laysa min babil wilayati al-madhmum talab tẹ́lẹ̀ yí bèèrè yí ẹ̀pá tí sọ tẹ́lẹ̀ náà pé kò tọ́ Islam kí ẹ máa wá ipò wípé ẹgbẹ́ mi sí wọ́n ní talab tẹ́lẹ̀ yí sọ kì ṣe èyí tó wà blameworthy because tọ́lábù wa ń gbà bẹ̀yẹ́ lè bèèrè gbà ní tó bá wà praiseworthy wọ́n ni alẹ́dì yọ̀rọ̀dù bí ilẹ̀ ìlàwọ̀ alanas kìkín ṣe pé ẹgbẹ́ mi síbẹ̀ kí ní bàwá jẹ gàbá lórí àwọn èèyàn wà tọ́lábù jáhì wal ìmáàmù kí ní gbẹ́kún sanwó kí níkan ní gbẹ́kún sí in tó dẹ̀ tún lé ní òun mọ́ sí mọ̀kọ́já kùkán lójoojúmọ́ kó mọ́ lè bà mọ́ kàkàkà fáwọn lórí ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ò ní intention yí pé ah yíwa but tọ́lábẹ̀ tó wọ́n mú mú kí ẹ sàmọ́ wá káfíyàn só lórí káfíyàn só lórí kí ẹ mọ́ gun àwọn èèyàn garaga kí ẹ sì mọ́ gun ẹ̀yìn wọn àbí kí ẹ mọ́ rí wọn على العمل وأن غيره لا يقوم مقامه ولا يشج مكانه فيتعين عليه الطلب يقول لنا فهم سقوس نبا نبي يوسف عليه السلام ونبدي أن بأمه شهل كيني كيني شكي بويا كيني أغطى واد دقيق توا مينيوت تشكو واد وني شيء من الدقوني إيه ما لو كان رأيي بي آه إيه مينا ولي سكيني أز مو أو أو kò kéèsè kí bóyá ìrí ìjọra ẹni lójú o ah, ó mọ̀ pé náà lòun lè ṣe kìíní yìí òun náà lòun ní gbogbo àwọn quality kìíní wọn níbẹ̀ ǹkọ́ ó yẹ kó bèèrè ìgbé ah ẹ jẹ́ kí mójútó kìíní ẹ jẹ́ mójútó inshallah màá sì gbìyànjú tí ma ikhlas pẹ̀lú gbogbo sincerity ni ṣe bá yàbí kì í ṣe rú àwọn ìtànlera wọn káàkiri musaba kọ́ọ̀tù tàn sí lórí àwọn ọ̀gbáyé pé èyàn tí ò lè ṣe gan òun ní pé òun náà lè ṣe wọ́n tó fún wọn democratic right ibẹ́ kìnnì kan kódà àtòpónú gan àti right àti ló fẹ́ jẹ olórí lá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó sì gba ìkìláàsì tó ní deep tó tún ju ìkìláàsì àwọn èèyàn yókù lọ ní o kí nìdí wàdhálíkà tọ́lábù àwọn tó fẹ́ ma fi ẹ̀rí Yusuf sí kí ní ara owó tó bá ní kò tálọ́ ní kàfà àwọn ní gbogbo ní ìlú tó yàtọ̀ sí Yusuf fúnrù nǹkan tó ṣẹlẹ̀ yẹn wà wọn kọ̀rọ̀ inú Yusuf alayhi salam àwọn ni wọ́n tú àláyẹ̀ Yusuf alayhi salam àwọn náà ní ìtumọ̀ nípa àwọn náà nímọ̀ jù nípa masala yẹn òun náà fi wá rìkwẹ́sì pé ó dá ẹ kánfẹ̀ kan bọ́ síbẹ̀ pé ìjúká mọ̀ sàlàyé fẹ́ lọ pé in tó ṣe ni ìwọ náà ló mọ̀jú pa rẹ̀ pẹ̀lú tó mọ̀ fi sàlàyé fẹ́ lómi ẹ̀ third person yẹn bọ́ síbẹ̀ fúnra rẹ̀ bọ́ síbẹ̀ kó dòkó síbẹ̀ pé òkè ẹgbà tí Yusuf amójútó ẹwọ báraka tó pọ̀ tọ́lọ́n fi sí ìgbà tí yẹn padà wá dé ẹwọ bínú ṣe ń gbádùn tó má gbé lómi síbẹ̀ ẹni ẹ ò ní ní olè mọ́ ní first hand experience àti knowledge tí Yusuf ní alisalam ẹwà wípé ìgbà tí Yusuf bọ́ síbẹ̀ Yusuf ò ṣe ìsì ẹ̀ láwùrọ̀ rí àwẹ̀ kódà gbà táwọn ẹ̀gbọ́n rẹ̀ dé táwọn tó ti fìyà jẹ tó ti jù sí kànga tó ti ṣe gbá fún gbà tán dé ó ní látẹ̀ fi bíbà àlékún ẹmọ́bànújẹ́ mọ́ rí ní tó ṣẹlẹ̀ oṣè tán ló gbà àwọn akọjá ẹmọ́ gbogbo bóyá náà ẹgbàgbé ẹ̀ ẹgbẹ́ tó ẹgbẹ́ tó fẹ́ jẹ gàbá lórílẹ̀ ni ẹ̀hẹ́n ẹ̀ṣíwádé báyà bí ẹ̀kọ̀kọ̀ kò wọ́n sẹ́wọ̀n náà tó bá ní kọ́ wọ́n sẹ́wọ̀n kò sẹ́nìkan tí ó dù ọ̀yá ẹ̀kọ́ wọ́n ti bẹ̀ẹ̀ sọ́wọ́n búlálà ẹlù wọ́n dáadáa ẹsẹ gbá ẹsàwó kò síbẹ̀ kódà ṣe Yúsùfù tún kọ̀nsídà rẹ pé ṣe ìtọ́nù ló kọjá láàrin kò consider pé gbàtẹ́ wá sẹ̀mí hmm, ó ní nítorí pé ṣe ìtọ́nù gbà ní wa kọjá ìtọ́nù sí ti wá lọ báyìí ká gbàgbé ẹ̀ tó kú ká gbàgbé ọ̀rọ̀ àná ká máa bá ti wá lọ so lóòfin lè fi tọ́lábù Yusuf wé tọ́lábù yìí tí wọ́n rí ní ìní bó tí ìbámọ̀ ní ìṣẹ̀bọ̀ débì kan báyìí gbogbo àtọ́wà mi kò sẹ́wọ̀n tó tẹ̀lé kakọ̀ ánúwà in ti ṣe fọ̀ọ̀sán sọ ní ìbà tó rí lọ ṣe fọ̀ọ̀sán ètò bá débì kan rárá mọ́ nìkẹ́ nìkan bọ́ síwájú pé àwọn náà dàgbà rárá ìwọ́nu bọ́ síwájú kò kírùn

bó tọ́bá ìntẹ́ndì kan tó bá jù lọ níbi mas'ala kan but al-muhim o ni wípé ọjọ́ orí takọ́dùmù fi sínì ni wọ́n kọ́kọ́ bí wọ́n kan tó bí eléyìí ni gbẹ̀tẹ́ padà wá bí eléyìí òun padà wá sáré jù wọ́lọ́ ó padà wá jù wọ́lọ́ gẹ́mà oye báyìí àbí so last one òun náà ni pé yastahibu lil imam ra'atu hali du'afa ilé àdìmọ́ tẹnumọ́ alẹ́mọ́ kí fún ipé dandan ni imam gbọ́dọ̀ àwọn tọ́jọ ń kírun lẹ́yìn ìmáàmù gbọdọ̀ wọ hálù wọn èyàn ma ń gbé díẹ̀ díẹ̀ fáwọn èèyàn tí ẹkọ́ ma ní kúlú Allahu akbar àwọn lásìwà tẹ́ni sí Ya Yasin Allahu akbar Taha Allahu akbar ó sì ma gbọ́nù ìmáàmù àti làdáni ó ma lera wọn làdáni àtàwọn tán yóò kú ọmọ sí kíni àwọn ó ma lera wọn ìwọ̀n rẹ̀ kọ́ náà but ó kọ́kọ́ rí pé àwọn ilé wọn kò tí mọ́ wọn lára ìmọ̀ pẹ́ lórí wọn ó lè mọ̀ ká díẹ̀díẹ̀ ó lè ká kúlú wà láwọlé ni ó lè ká àwọn tún àyà tó tún tó awọ́kì náà ni àmọ́ ó tún gùn díẹ̀ èyí mọ̀ fi èyí mọ̀ àmọ́ ó kẹ̀ dédé mọ́sílásí hun àwọn tó kí tẹ́ẹ̀ tẹ́lẹ̀ kúrò lánàá gé fún tẹ́lẹ̀ ìwọ́kànlọ gbé bá kọ́rọ̀ tí ẹni ó wá ka péjì 10 ah àwọn yóò ní kí mú lẹ́yìn rẹ̀ mọ́ ìwọ́lùkú bá wọn yẹ̀bá wọn ni àwọn ilé ìròtẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ara wọn ìgbẹ̀mí wọn bẹ̀rẹ̀ ìwọ́lùkú bá wọn because wọ́n tí ìrìtádà rẹ̀ àyẹ̀wọ́n mì lórí wọn báyìí wọ́n mì báyìí wọ́n nara wọ́n sí ẹ̀yìn bá lórí wọn anẹ́bí sọ fún Mu'adh àfàtàntà àntà ya Mu'adh gbà ní sọ́ní fìtínà ni wọ́n ni Mu'adh kí ló tó ń dámà àwọn èèyàn kí ló so yé báyìí àbí so algohim o ní wípé èèyàn gbọ́dọ̀ sí mọ̀fá àhálù wọn kọ́lá tí ìbá wípé ah, àwọn èèyàn ti dúró pẹ́jú ogbọ́n mọ́wùlẹ̀ fàún mm, kàkíkíákíá kàkíní kàkíní àmì nìkan sáwọn kése pó kìíní tẹ́ mọ̀ léra yíò bọ̀ mọ́ fagún jù fáwọn èèyàn yẹn mọ́ sí mọ̀rọ̀ àhálù àwọn èèyàn tí bá yà bí ilé dandan níbi irun sàbí Allah subhanahu wa ta'ala kó lè wakún níbi agbóyé ẹsẹ̀ rẹ̀ inṣáàlá adùn ní ibi adé tẹ̀síwájú ní Allah tọ́lọ̀mbá kọlọ̀mbá kó sọ èmi wájú ọlálọ́ barakallahu fikum wa jazakumullahu khairan assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu